ألا وهي أيام التشعيب وهي أيام أكل وشرب وذكر الله عز وجل جاء هذا من حديث الذي أخذ الإمام مسلم صحيح من حديث مبيشة الهدلي رضي الله تعالى عن أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم أيام التشريك أيام أكل وشرب وذكر الله عز وجل لذلك حرم على جميع المسلمين صيام هذه الأيام إلا الحاج المتمتع ولم يجد هدي التمتع أمة الإسلام وكذلك الحاج القارن ولم يجد هدي القران الذي قدمه لله سبحانه وتعالى أمة الإسلام من لم يضحي منا مع القدرة لو سعى إلى يومنا إلى يومنا هذا وإلى يوم وإلى غرم إن شاء الله تعالى كما صعد عن رسول الله صلى الله عليه وسلم اللهم وفق هذه الأمة لما تحب وترضى أمة الإسلام الله سبحانه وتعالى أمرهم بباب الأمور إن يشارك به الحجاج والحجيج من إخوان المسلمين الذين كانوا في أرصة الحرفات وهم الآن رجعوا إلى منى كانوا يرمون الجمرات الثلاث مبتدئين بالصغرى فالوسطى والكبرى فكان كلام بعض إسوان المسلمين أنتم على كيكرات قال النبي صلى الله عليه وسلم ẹn tọ́rọ bá látìbà máa jẹ́ kẹfún gbogbo wa alọ́bàá sàrìkún kí annabi bá ní sàrìkún ọlá rẹ̀ àti àwọn ọ̀rẹ́ annabi wà tàwọn sọ̀hábà rẹ̀ a ń bí Allah subhanahu wa ta'ala dáríkà sí rẹ̀ ọjọ́ àtàwà àtẹ́yìn tó jẹ́ wà náà wọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà ẹ̀yìn rẹ̀ nẹ́sìn bó ń tàbí gbọ́nà méjì bàrọ̀ subhanahu wa ta'ala gẹnu sínà ní ti bẹ̀rù rẹ̀ anítàkùnlọ àkàkọ́nà ọlọ́run bá ká fi ìbẹ̀rù yí ká sọ gàgà láàrin àwọn àti yà rẹ̀ ọlọ́run járe méjì àtọ́sí yà rẹ̀ gbàwà lẹ́rù wọ́ládà ní kàsí rẹ̀

kò sí ìjọ kan tánà nàbí kan sí àti ká fún wọn ní tí wọ́n máa fi sin àwọn ọlọ́wọ́ bá ápùn lásìkò rẹ̀ ápùn bí wọ́n ti máa sin wa ápùn wá sọ wípé ẹ̀yin náà lẹ́tún lóore yóò yóò jẹ́ ìtùtù ojú fún wa jàmáà Ànábì sallallahu alaihi wasallam bó ṣe di wípé ní ọjọ́ kejì ọdún láìlẹ́wà ní ọjọ́ àrọ̀fà ó kú ní Muzalifa Muzalifa ilé ti wá lọ rẹ̀ kí mọ́gbàtí ìṣẹ́yì jámù tààkìr ní jámù tí ó kí méjèèjì ní àsìkò ìrọ̀lẹ́ kejì ìṣẹ́yì jámù yìí ni wọ́n sùn àmọ́pẹ́ mọ́gbàtí jámù torí pé àmọ́ pa mọ́gbàtí ìṣẹ́yì pọ̀ mẹ́ wọ́n ṣe báyìí tán bẹ́ẹ̀ ló ń ṣe ọlọ́run ọba ló dìde ní ọjọ́ kejì ọ̀n sọ́kò ọ̀n fàyẹ̀ ìpẹran àwọn ìwọ̀n bí lẹ́rìn jẹ́nà náà kẹrìsà ọ̀sálàmù gbogbo ń tàǹsẹ̀ òníká ọkọ̀ sí ń bẹ̀ tẹ́rì jẹba ní àpò ìmúnà mi kí n tó pẹ̀nà àníbìnrin if alwala harroch èyí tó bá gbé wájú ọlọ́run ọgbà èyí tó gbé ẹ̀yìn ọlọ́run ọgbà èyí tí ẹni àṣẹ lẹ́nì káwà sọ jámọ́tọ̀lá akọba nìkan èyí tó tóbi jùtọ̀ kágùsí maka nínú àwọn òkú mẹ́tẹ̀ẹ̀ta ta máa ń sọ ṣúgbúrọ́ ń bẹ wisdom bẹ wà láàrin èyí tó tóbi jù èyí tó wọ́n nìkan gbogbo èyí ọ̀dà sọ ń ó le níjọ ìṣẹ́ ni a máa ń sẹ́ẹ̀sì tẹ́yàn tó gbogbo àgbáyé tó wá sí ájì ẹyọ kan náà ni wọ́n sí gíní ní afẹ́ẹ̀lẹ̀ Ànábì tó báyìí tẹ́ Ànábì jàrí sí maka ọlọ ṣe tọ̀wáfùl hajj tọ̀wáfùl ìfàbọ̀ Ànábì wá padà láti lílọtọ́ láti mìíràn padà sí ọlọ maka ọwà pàà sí maka náà láti mẹ́kọ̀ pàà sí mìíràn sáájú kí zúrù tó dé ìbẹ̀rẹ̀ bí ó ti gbèrè ó ń sọ́rọ̀ wà pàdà sí mínà ọwọ́ agbóhúnṣẹ́ dìde wà dẹ̀lẹ̀ ni já àti mọ́sọ̀rọ̀ Muhammad bí isnadin sahih alisa salam gbẹ́nìkà dìde wípé ààrin ala ru'usin nas ma wá kéde kí fáwọn yàn wípé hadhihi al-ayyam ayyamu tashrik la tasumuha ẹ mẹ́gbàwẹ̀ ọjọ́ òní o àìgbàwẹ̀

láti pàtàkì ṣe tọwáfù làhájì kan níjọ ọdún táǹkẹ́ ni yóò mú làhájì l'akbar ọjọ́ àájì gbogbogbò apákan afọ́sọ pé jọ àràfà ní ọjọ́ àájì gbogbogbò afọ́kan nílò pèsè jọ àràfà nítorí pé jọ àràfà yìí ń ń ṣẹlẹ̀ mẹ́tọ̀ jẹ́sẹ̀ àájì kò jú àlùkú òbí àárọ́fà náà lọ káàkiri mẹ́sẹ̀rẹ̀ tí ọlọ́ọ̀bá ṣùgbọ́n ìjọ́kejì àágùnrin ìjọ́kejì àásọ́kò ìjọ́kejì àáparí ìjọ́kejì àátọ̀lọ́sẹ̀ tó wá fún ìfàbọ̀ àtàhálù àwọn ìbọ̀ra alẹ́ àkọ́kọ́ yóò ṣẹlẹ̀ fún alálàájì ní ọjọ́ èyí tó pọ̀ jùlọ sí ẹjọ́ ájì ọjọ́ kẹwàá tó jẹjọ léwà òní ń ṣẹlẹ̀ ajẹ́kùnì ni ọjọ́ ni ó máa jẹ́ ìyẹ́mìlá akbar ọjọ́ ájì gbogbogbò bẹ́ẹ̀ sì ni èdèmì náà fi ń ṣe lọ́wọ́ bá nù jẹ́bí àfáàtì àti lọ síwájú wọ́n ti wá padà sí mínà kí ni wọ́n wà máa ṣe yadhhabun wa yarmuna al-jamarat al-thalath mubtadi'ina bis-sughra thumma al-wusta thumma al-kubra wọ́n wà lọ máa lẹ́kùn òkòtà ma wá lẹ́yìn wọ́n gbọ́dọ̀ lẹ́ sáájú kó tó di àyàfí bẹ̀m̀bẹ̀ fáwọn èèyàn kan àwọn obìnrin tánà bí rọ́kọ̀ sọ fún ọ̀tùtù mẹ́sàlá eléyìn ṣùgbọ́n asọ́pọ̀mọ́ wọ́n wà lọ́mọ́ ilẹ̀kùn yìí tí òun bá ti yàtàrí wọ́n lọ níjọ́ kìíní tọ́dí 11 wọ́n lọ gbogbo èèyàn kọ̀ọ̀kan lọ́wọ́ yọ̀ǹda fún iṣẹ́ àdìsí lọ tó bá 12 tó gbẹ́rù ọjọ́ òní tí wọ́n bá ti lọ lẹ̀kù ẹ ń ó padà sílé tí ń gbé Mẹ́kà ó lè máa lọ ọlọ́ni fàmọ́ntà àjẹ́lá fi yàwómíyìn fàlà ìfìmàrí yàwómíyìn fẹ́gbà àkájọ ọdún ma lẹ́yìn ìjọ ọdún ìjọ tó tẹ̀lé ìjọ tó sì kejì ẹmbá fẹ́ tètè máa lọ búlúbúsì fún kankan ó fẹ́ fà ọkọ̀ ní símọ́kà kọlọ sí tọ̀wáfù ìwàdá tọ̀wáfù ta fi máa dágbére pé mo tún ti ń lọ fún ilé ọlọ́run lọ́dún ilé mọ̀ dágbére o ṣùgbọ́n bọ̀ قولا واحدا من في واحد؟ كان يلزموننا من الذي يلزمون بهذا ما الذي يلزمون به الشاري ان ترى الله سوقه ورن لروا انت ان سمرا كن ترى في وداع الحاج كما ني وداع كان يوداع بركنك او تعالى حج يعني طواف الوداع طواف الوداع يسير او ولا لا دي باي لو ọrùn tàbí kí ni o ọrùn alálàájí báyìí olóṣèkí ni o olówà á ṣe ibn Allah ta'ala katókò ìdẹjọ́ rẹ̀ púpọ̀ táàmà sọ tóbi ọ̀bà nírun táìmù tẹ́ parí ají nǹkan tí ó jẹ́ pé búkì fláìtì rẹ̀ dọ́kejì ni tàbí jọ ọlọ́pẹ̀sásùn gbogbo yóò inshallah àti pé tàbá ti parí tàà bá lọ lẹ́yìn ají àwùlẹ̀ wà sọ́rọ̀ ají gangan lódìdí ká lè farabalẹ̀ ṣùgbọ́n ká mú ẹni ọlọ́n ni wọn ní ò sì ní mẹ́rin bẹ́ẹ̀ agbẹ́ríkàtà wọn fún ànẹ́bì náà ní ìlàwọn náà jẹ yóò tó tó bá jẹmẹ́ ẹn bá ń jìyàn sátàkàtà wọn fún ànẹ́bì mọ́kà rọ́nà omi omi wọ́n wọ́n kí èyàn fi lè gẹ́ẹ̀tì tí èyàn fi ẹni ọlọ́ ní ohun ẹkìríkà ni ohun kúrà ní ìkọ̀ọ̀kan ní máa parí lójoojúmọ́ ló wákàtí kan lójoojúmọ́ wá sásun ibi tó bá jókòó sí báyìí tọ́sí pé ọlọ́ọ̀bá máa ń rọjò ní tí èrè sówọ́n wọn ẹ̀dá ní ohun ọlọ́ọ̀bá bí ó ṣe wá máa tó padà bí èyàn bá ṣe bọ́lọ̀ ń lò ojú kanù tàbí ń tọ́lọ ń fẹ́ ṣe fún ìlàlíkì àmà ẹmù lọ kẹ́yìn kò kúkọ jẹ́ ọlọ́run kẹ́yìn rí ọmọ tó nígbà ọlọ́tán kọ sọ́pọ̀ rẹ̀ fẹ́ni ọlọ́run ọlọ́run ní ìsẹ̀ dóhùn wọn ò ní bí a ní ṣe ń fẹ́ o ẹjá kò jọmọ́ ẹjọ́ o ẹ̀dá rẹ̀ náà ọkútẹ́ ní ìsìn ìlàsí ní wọ́n gbogbo ẹbí èèyàn wá orí ibú fúrẹ̀mù Kọ́lẹ̀tì ni, àǹkẹ́rìnà àǹkẹ́rìnà kùrúbànà àti ìsinwọ́ níbi ẹ̀kẹta tí ń fi ànẹ́bì, ó sì ṣùwà. Gúrùn àti fẹ́ tọ̀ báyìí. Àwọn sọ̀hábà ẹwọ́jọ́ meeting ọ̀pọ̀ meeting kó tó di wípé Abubakar wá di Khalifa. Nígbàtí wọ́n pàlọ pàbọ̀ tọ́bẹ̀ rẹ̀ àwọn àǹsọ́rí ní kò sí wàhálà, ní tẹ́ ìjà fún àwọn náà ìjà fún, ẹnẹ̀kọ́ òsì ní ìdàrú àwà rẹ́bì láti fira wá lẹ̀kùn láti fẹ́ polórí ọwá láti náà wá àwọn tí wọ́n láti mẹ́kà ní kí lẹ́rọ táwọ̀ wàárú bí o lórí sẹ́yìn tí ó rí sáwà jẹmọ́ kèése tayé wàláhì kèése tayé àtayá nkíni nígbọ́ta bá kí lọ pàkódà ó ń wo sàkóbí nǹkan ṣe méjì kan tí rántí

man adek gbogbo ọgbà tó wá lẹ́yìn rẹ̀ tó fẹ́ máa darí ìlú kan sí kejì wọ́n yìí rẹ̀ ni o ọ̀nà rẹ̀ ni o ọba kò tí ni o ọsáàdá ni o kò ni ó ti kó wọn sí wàhálà kí lá ń kọ́ ọ̀nà sínú sínú lẹ́yìn ilé ìlú tó wọ́n mú pọ̀ àwọn tán sálàyé àtẹntúsọ àti àntáwí yóò ti yíwa sáájú kátó ma sọ tán sọ́yí ọkọ̀ dàgbù nígbà tí wọ́n padẹ́ lọ padẹ́ bọ̀ ibi tẹ́lì sọ́pù wípé ọdá minna amirun wà minkum amirun àwọn àǹsọ́rin ẹ̀mọ́jì òwúlẹ̀ dáwà alálẹ̀ ẹjẹ́ ayẹn nìkan náà tí a kọ́ ma jẹ́ àmìrù kẹ́nìkan náà wọ́n mẹ́rin àjẹ́ nìkan ma jẹ́ àmìrù kí wọ́n ó sì dé jọ́nà lọ o ni èmì lẹ́rìí fún oníkò lè rí bẹ́ ọlọ́run sọ wípé wà sáàbì kún ẹ̀lẹ̀ àwọ̀lọ́run ọlọ́run ní àwọn nù tí ó bá láwọn dá àwọn nù àwọn ní àkọ́kọ́ ọjọ́ kìíní àná

tó ń ti bẹ́ẹ̀ náà a lè ka èèyàn péréte nínú àwọn àgbàgbà ń sọ́rí tí wọ́n bá yá àbúbákìrì jọ́nà lọ tẹ̀pẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kẹsọ́sẹ̀ kejì ló tó wá sẹ́sẹ̀ àwọn iléyẹ̀ ẹ̀ẹ́sẹ̀ tọ̀rọ ayé tó lọ́pùn fọ́lọ́m̀bẹ̀wá o àwọn iléyẹ̀ ẹ̀ẹ́sẹ̀ rọ̀ lé ayé o adínábì sọ̀rọ̀sẹ́làm gbogbo ààrẹ tọ̀bá jẹ́ wípé ìbànújẹ́ ló bí ṣùgbọ́n ìran ìbànújẹ́ wà sí ọ̀ràn àwọn bàbújẹ́ kan bẹ̀tí wà sí ọ̀ràn ẹ̀dàkùn kájọ jẹ kájọ mú pẹ̀lú ànàbí kámọ̀ ìrìmọ́ káwàá jọ máa pàdé mọ́ṣálásí kámọ̀ bẹ́ẹ̀ lórí nígbàrí gbogbo ọlámọ̀ rántí ẹ̀ntà gbogbo tí lọ́mọ̀ sọ kọ́nà ọwọ́ kó tàbí gẹ́gẹ́ àlìjẹ̀ mẹ́lẹ̀ lọ kọ́ máa ha fún wa ìbàrújẹ́ láti mọ̀ rẹ̀ ìbàṣí ìdánàbí lò fún wa ó kọ̀rọ̀ náà ní mẹ́mẹ́ tó tọ́sùgbọ́n ẹni bí ọ̀rọ̀ ní bá ìfẹ́ ọkùn ìlànà bí rí bí ó ṣe ṣe orí kòdò ní pé ah, sáàbùdákì ń parọ́ fún ẹni náà òun gẹ̀gẹ̀ fún ẹ̀ kámọ́dù lọ́pa gbogbo bí fún àtàníbì fíjọ rìn lọ tí ẹni jọjọ́kò sẹ́yẹ̀kan jẹ̀má bàbá kẹ ẹgbẹ́ akẹ́lùwà máa tá a bá rẹ̀ tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹlòmí ọ̀sọ̀ pé kò ní ìmá nìyàn lè kí ni problem ẹ̀ àfáàrẹ̀ wá kúwá ní orílẹ̀-èdè wáṣìmá wà lẹ́ẹ̀bẹ̀ bọ́lọ̀ ti dáwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmí òlùdókòrò ní àkẹta àfáàrẹ̀ sí wáṣìmá ó sì kàjú ẹ̀ ó lè délé fún wọn wà lẹ́ ara rẹ̀ nígbà ó sì ṣẹlẹ̀ṣẹlẹ̀ náà ọ̀sẹ̀ ní ayéta àjọwà inṣàlára man ọlọ́wọ́ pè kọ́rọ̀ òdébẹ̀ ìjọkan ẹnìkẹtẹ́ ń pè ní Abu Hurairah máa sọ̀tàn rẹ̀ fún ọmọ kọ́rọ̀ òdébẹ̀ ẹ̀lẹ́gùn làwọn ọmọ kàbáhùn tí ẹ̀mẹ̀ pé tẹ́mì lọ́dún bọ́ sí lẹ́yìn lọ́jọ́ àràfà lóṣù ojú ọ̀run oṣù kejì lóṣù ojú ọ̀run wọ́n tó tẹ́ ní rẹ̀ òní ọdún ẹ̀mà tọ́lọ̀wọ́ bá yọnú ìkàn ha oore ni bọ̀fẹ́ dàbí pọ̀ pọ̀ bá dẹ̀kọ́ lásìkò ojú ẹn tí ẹ pàṣójú ogun ọlọ́wọ́ bá lọ àfẹ́ntọ́ bá lọ sógun tátán asàràyé bẹ́yìn sàfisọ́lá ni ẹ̀mẹ̀jì tẹ́ni yẹ wá ó kí ẹnubodò bí o bá ti wọ̀

ní láta pálápátá wọ́n ò sì gbọ́dọ̀ lẹ̀ tó mọ̀ bá ti yọ tó bá ti yàtàrí jẹmọ́ ọlọ́nsànú wá o ọ̀pọ̀lọpọ̀ délé lónìí tán padà in kábàmọ́ pé ajíkò ń ṣe ẹnìkan mọ́ fọ́kọ̀bù láti ó ń sun ẹkún lẹ́kọ̀ọ́ bí pé tí ó lọ sí makai gbogbo ayé ọparẹ́ àná ni mo ń bèèrè ẹ̀lọ́wọ́ ẹnìkan wọ́n ní ẹ̀rù bà wọn kọ́lọ̀ jẹ́ wọ́n lè ṣe ájì ìparí ni wọ́n sà ń sọ ẹkùn ní pé rúwà láwùlélé ìwọ̀ ọlọ́run a ń pariwo fún wa ájì ibi tọ́lọ̀ ń gbé sí un nínú àwọn táwọn èèyàn tó pé tí wọ́n bá bẹ̀rẹ̀ prógámù àà ah, àgbáyé o ẹ máa láìkẹ́ ẹ máa ṣe rẹ̀ kìí ṣe obìnrin lótọ̀ ohun tẹ́rẹ mẹ́rin pé àbúyẹ ẹnìkan bá rí ọkùnrin ni ní sọ pé àà ah, ah. sójú promise àwọn okùnrin ní Ìlọrin tó fi ní káwọn máa rà jama'a ọ̀rọ̀ imani là ń o tí wọ́n bá ní àgbàfà nìkí ni ó ní Saudi ṣùgbọ́n wọ́n ti ti gbogbo ọ̀nà but ìjọba ti bá ní clear gbogbo títì káwà lọ pàdé rẹ̀ níbo ní wá pàgọ́ wà tí yẹ̀ sí lálùpàn ṣùgbọ́n àrìn lọ pàdé ẹni àwọn èèyàn yọ fóònù làkóòrùn ìjọba <laughs> wọ́n sì ti mẹ́ lórí fóònù yìí gan èmi Saudi owó lè ní bọ́ ajílé sí ó ìdáwọ̀ màwínà àwọn ọjọ́ yìí àwọn atúmọ̀ kí ni ànàbí wà á Jubaisha radiyallahu ta'ala anarba ọkùn takuntakuni alìhúdẹ́lì ọlọ́nàbí ìṣọ́bà rẹ̀ pé ayọ́bù tẹ̀ṣìrì ọjọ́ kejì ọjọ́ ọdún tí ó jọjọ́ ilẹ̀bùn ọjọ́ kẹta rẹ̀ ọjọ́ kẹrin rẹ̀ ayyamu akilin wa shurubin ọjọ́ wẹ̀jẹ̀wẹ̀rún náà ọjọ́ ọdún náà wà díkìrìláyì azọ̀wàjẹ́l àtẹjọ́ ọ̀ràn tí ọlọ́run ọba afáàbùnù Rajab alhambali wọn ni ẹ̀dí á kí ìsọ̀rọ̀ yìí o.

tàbátò pàyàrá sẹ́mi ọlọ́wọ̀n bá torí pé ọ̀dá hajjá ti múrọ́pọ̀ oṣù bọ́sọ́lẹ̀ padà hajjú kìrán no ọpájá ti múrọ́pọ̀ ọ̀bọ́sọ́lẹ̀ padà nínú àjò kankaná wà pàyàrá dùpẹ́ sẹ́mi ọlọ́wọ̀n bá tí mọ́ ọrọ̀ ẹ̀sìn fún ọba ẹn tí ọba lè pẹ́rin lára àwọn ọjọ́ yìí àwọn nìkan ẹni kẹ́kọ́ ọgbọ́ ọgbàwẹ̀ àfàrálàájì tọ̀ fẹ́ jẹ́ pé tí ọba ti rí ẹran yẹn pa ọlọ́dún gbáwẹ̀ mẹ́wàá mẹ́ta ní hajji tọ́lọ bá ní mẹ́ta ní hajji táàtì lọ́jọ́ mìírìnmá táìsí ìgbáwẹ̀ ọdún àti alálàájì dàfẹ́bọ̀ náà àbọ̀gbọ̀ ọdún ọwọ́ ọlọ́jọ́ mẹ́ta padà inú ájì sí láwà báyìí bí sí inú ájì náà tó ní ọ̀la iṣẹ́ ájì pátápátá yóò parí àti lọ́wọ́ àwọn èèyàn kan iṣẹ́ ajì pátápátá yóò parí bí oòrùn bá ti ń wọ̀ lọ́la ǹta ṣùgbọ́n àwọn èèyàn lè kú ní mìíràn lè ní ẹni tí bá ń kájú ọlọ́ni kọsẹ̀ ẹni tí bá bá kájú kó dúró di kíni o kó dúró di ọ̀la fàmẹ́ntà ajá fi yàwó mẹ́yìn jọ́kọ̀kànlá jọ́kẹ̀jìlá o lè kó mìíràn ṣùgbọ́n bá dá rọ́mí báwọn ṣùgbọ́n kí lọ́kàn àwa ẹni tí ò lè pẹran jọ ọdún sábà wípé owó tí wọ́n sẹ́ndì sí ha ó ti wá ṣe bí ọdún kẹla máa pẹran kọ̀pá lánà ó lè pẹran lónìí o àwọn ọjọ́ ìní àtúnmà fi pẹran ìjọ́ kejì ọdún tó jánà òní àtúnmà fi pẹran dọ́là ìlàtọ̀ pẹran zikiri a bá ti bọ́ sí bọ́n jùlọ ṣíjà bẹ́dà alfajiri one Dhul bẹ́rẹ̀ ìfàjìrì kèèṣẹ́ ìrìnrún ní gbogbo àwọn àsìkò à ń lọ àmbọ̀ àmàṣẹ̀rẹ̀tí ọlọ́ọ̀ba àtẹ̀kbírù alìmútúwàkù ti bẹ̀rẹ̀ o náà kẹnu bọ́dọ̀ bọ́bá ti di ìrọ̀lẹ́ ọ̀la alìmùkọ́ yádù o lè tó jẹ́ pé àárọ̀ òun o tàbá ti ń ka ìrún ọ̀ranyàn láti àsùnbá àràfáhùn tí ọ̀ranyàn bá ti pé 23 èyí tàà bá kí tèèjẹ́ 23 oní láti sọ oní ṣì ni asiri ọ̀la kò dí magribi jẹ ọ̀pọ̀lọpọ̀ mọ́sá sí ilẹ̀ ẹ̀tùn magribi magribi àwà ní kí ó dáwà fáà fífi dè báhùn ní fi dè kó lè bá àyè wa ìjọ àrọ̀fà tó jẹ́ ìjẹ́ ani ní márùn láti fájúrù rẹ̀ kámọ̀dà aláàmù márùn mẹ́rin ọ̀tá nkí lójúmọ́ a ní 5 ìjọ àrọ̀fà 10 ìjọ ọléyá 15 àná tọ́jọ́kọ̀ ìjọ ọléyá 20 òní tọ́jọ́kẹta ọléyá tàbátí kásùmọ̀ọ̀lá 1 àìlọ́ọ̀lá 2 àṣírí 3 23 mbàkì kò dí mẹ́bíbí o ilẹ̀ wo olè tí a jẹmá eléyìí náà ó sì kù pọ̀ káàtò lọ́wọ́ gbogbo wa bá a ṣe ń ṣe àà sí bó ṣe ká sí o nínú ilé wa kò tó lójú ọ̀nà kò tó àwà lọ́jà wọ́n káàkiri ọjà yìí tí wọ́n bá sì léèyàn bẹnu gbági musulmi 90% bó wá lẹ́nìkan sọ ń lo megaphone kí n kọ ni jésù sí sí rúrúgbà rúrúgbà ní fi wá padà àwọn ààrẹ tí ó ra megaphone ìṣàṣẹ̀ náà agbára ní ọ̀kájú méjì lọ pẹ́lú ìgbà tó gbé wá ẹkùn àmàkẹ́ sí o ọ̀kánnù bàbá wa ọlọ́mọ ọdọ̀ tí ètí pẹ̀ àfáàwà dáadáa àfáàwà àgbà kan àwọn ni wọ́n wà lọ pín fún káàṣì jẹ̀mbálẹ̀ nígbàtẹ̀ 60-60 million bàbá tí bàbá gbọ́rẹ́ náà ni pé ìtọ́lọ́mbá ti láti rí kásì sí nǹkan lẹ̀ fáàmà owó wọ́n nàkwà but ṣe bàbá ọ̀sọ̀ ọ̀rẹ́kẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n ti mọ́ ń kọ́ wọ́n sáà ń ṣe ìwádìí pé kí ni bàbá ṣe bàbá ní kọmọ́sáájí nínú kọmọ́sáájí ṣe wọ́n ti kí ní ọ̀nà òṣèrè ànúwà gbé afá àfá wà pé ogun ọmọ ìjọ ṣe pé gbó tẹ́ gbà ó bàbá ti yìn kìí sí ìjẹ́ fílẹ̀ fáàmà yìí ṣe ṣàánú bàbá ìlọ́nà ọ̀rùn ẹ̀dà ẹnì kọ̀ọ̀kan yìí èmi ìbámúra ẹmú 33 million wà ẹ̀ṣù papọ̀ ìní ẹkọ́ fún mi ò ẹyẹ ẹnìkan nù yìí èmi ó mọ̀ tí ó fàfà iṣẹ́ wà ẹ fi kọmọ́sáájí bàbá yìí ní àwọn jẹ̀sìdákùnlọ sí àṣà inú àwọn dẹ́gbọ̀n sọ̀rọ̀ yẹn inṣàlá ajẹ́kútọ́ bá di next Sunday àwọn jọ́kò lórí ẹ̀ tẹ́ pa ogbó ní ìsìn tẹ́ pẹ́ wallahi súnmọ́ bí lẹ́gbẹ̀lẹ́wà ṣe ẹ̀mọ̀ wípé owó tó ń kálukú wọ́n gbàngán 5% ní 3 million àbíkí ni 6 million ní àfáà wa ìrọ̀lọ́nìjọ́rọ̀ wọ́dà ìntẹ́yẹ bá sì jẹ́tẹ́ yóò gbìfò ìdí àbáṣe náà ni ó bá wọn eléyìn ọlọ́nu tó ẹ́kọ́ yóò hàn kánú dúkìá wọn ọmọ òṣèdíẹ̀ ọmọ òṣèdíẹ̀ kí wọ́n náà mọ́ fọwọ́rà wà lẹ́ ọkọ̀ ní lọ́ra hmm. so ó ń kálukú ti pẹ̀yìn dámbì sàárè ìdọ́bàdíọ́sẹ̀ tí bàbá wa kọmọ tẹ̀lẹ̀ sí jẹ̀mọ́ owó tàà ní àjọ yàrá wáyìí tọ́bá ti kú lè lẹ́yọ̀ ń dùn báyìí mẹ́jì àfíbànújẹ́ parí ọdún yìí wọ́n ládàrí kàsí rẹ̀ jẹmá a tún lè pẹran lọ́la o bá ti lè pẹran lónìí bá ti lè paníkínlẹ̀ o ní àná ẹjá pẹran fọba dẹ́dà kásì fi wojú rí ọlọ́run ọba bákan náà ìrántí kama winso tẹ̀yẹ̀rún kèé parí tẹ̀yẹ̀ fíríwà náà kèé parí gbogbo ẹnu yọ́ kẹnugbogbo nígbà ó tàbá ti ń kí áfíríkà ní ọ̀la jẹmá èmi ọmọ gbọ́nkàlùkú ní òsì mà ṣùgbọ́n kà máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba péjọ jọba aláyé tó bá lọ bẹ́ẹ̀ abatan wàsúdà èèyàn fi ẹgbẹ̀rún síra rẹ̀ nù ọlọ́ndọ̀jáde gbà ní ìbàdá fún wa ọlọ́ndọ̀jáde gbà ní ìbàdá fún wa gbogbo àwa tí ó jẹ́ wípé fún díkàsíkèjì àádùn lẹ́gbẹ̀ẹ́ tí ó bà nípa bísmìlá láti pẹran tí a bá tí aláàkùbárú sí ọ̀dá ṣùgbọ́kéèsì dandan bísmìlá ẹ̀dìẹ̀ bísmìlá tọ́kì bísmìlá gbogbo tàbí pa ẹ̀dàkọ̀ táwà ní ọ̀wọ̀ bísmìlá ìwínú wa náà àwọn àfá àtẹ́ ẹ̀sọ di ẹn tí ń gbọmọ ẹran kì ẹ bá wọn lò lọ́nà títí wọn náà fi ní bàjẹ́ méjì ìlàwọ̀ èèyàn ìpín sí àwọn tí wọ́n ti dàgbàlagbà

pé má jẹ́ ọmọkọ̀ jẹ́ ilẹ̀ kún mẹ́kùn wọ́n náà ma kírù wọ́n jẹ́ ìṣòfò ilẹ̀ ọmọ akọ́ ìkú díẹ̀ díẹ̀ wọ́n ma kọ ṣùgbọ́n ẹgbẹ́ kagbárùkù ma wọn ṣùgbọ́n ọ̀dọ́ ẹmọ́kùnlẹ̀ excuse díẹ̀ ọ̀dọ̀ tá ń bọ́ sára yọ́rọ̀ pé bí nǹkan ṣe rí kọ́ bí nǹkan ṣe rí rẹ̀ bí wọ́n mọ̀ ọ̀bà rí ti ẹrù wọ́n náà ìtara kò ó bẹ̀ bí ò rí rẹ́ǹtì ilé tí wọ́n bá ń kọ́ lọ ládùúgbò lọ ọdún mẹ́ ẹn tí ọba tí lọ sọ 200 naira lọ́sẹ̀ lóṣù kápín tó pé ọ̀nà kọmọ mẹ́rin ọ̀dọ́ ẹgbọ́n lóbi olólọ́wọ́ bí ń parẹ̀ mọ́gbọ́ ọba wa ni àti adìrí wọn fún ìyànnú rẹ̀ ní fún wípé a fi sanwó sẹ́tò òsè lórí ẹran torí jẹ́ ẹlẹ́fọ́lọ̀ bó ti wọ́n náà àdíta àní alákùnlé hàn ọlọ́ndakùn gbà níbàdá o májì ká ṣiṣẹ́ o májì kọ́rọ̀ wọ́n dáró ẹ gbogbo àwọn hajjíjì tí a ń bẹ̀lẹ̀ rẹ̀ banisọ̀rọ̀lẹ́yàtàlàfíà o ẹni tó bá kánjú kánjú wọn lọ́wọ́ fi ẹ̀ṣẹ̀ ẹ̀bẹ́ o wọ́n parí hajji wọ́n parí kíkú òní mìíràn wọn lẹ́nì ṣùgbọ́n òrò tó gbọ́dọ̀ wọ̀bá wọn bẹ̀ ẹni tó bá bẹ́ẹ̀ na sọ pé ẹmọ ìdàjọ́ hajji kẹtò sí hajji bẹ́ẹ̀ bá rú tó wọ́n ní ẹrù ti wàhálà bẹ́ẹ̀ bá rú ti wàhálà ẹrù ti pé wọ́n sí mẹ́sìn ní tààbó ti pọ́dé orígun karùn èyàn parí ẹ̀ bẹ́yàn bá ṣe bí Ànábì sallallahu alaihi wasallam ṣe kí ni ibadallah أوشك ونفسي بتقوى الله هذه وصية خالق لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام لقد دخلنا في أيام العيد تعايدنا بإقامة الصلاة العيد شاكرين لله سبحانه وتعالى قبل أمس ثم بعد ذلك من وجد صاع منا وعنده قدرة على ذبح الهدحية كما كانت الهدحية نصيب عن الأمصار والهدي نصيب الحجيج في بيت الليل الحرام من ذبح منا ذبح قبل أمس لكن نريد أن نعلن على رؤوس الناس أن هذه الأيام الثلاثة بعد يوم العيد أيام أكل وشرب وذكر عز وجل جاء هذا الحديث المبيشة الهدلي وهذا الحديث مخرج في الصحيح عند من مسلم وجاء في المسلم أحمد أن صلى الله عليه وسلم بعث رجلا أن يؤلن على رؤوس الناس في أيام التشريف لا تسوموا هذه الأيام فإنها أيام أكل وشرب وذكر الله عز وجل بارك الله لي ولكم في القرآن والسنة ونفعلنا وإياكم حكيما عن ذكر حكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلم على عباد الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام شرع الله لنا على لسان النبي صلى الله عليه وسلم التكبير نبجل ربنا ونكبره ونعظمه في هذه الأيام وانقسم هذا التكبير قسمين التكبير المطلق والتكبير المقيد كلاهما ينتهيان مع بعد صلاة العشاء غدا إن شاء الله تعالى اذكروا ربكم ثم بعد هذا تبقى الأذكار المطلق على العبد المتأولة بقول الله سبحانه وتعالى فاذكروني أذكركم إذا كان ذكر الله آكد في هذه الأيام إنما هذه مقيدة بفضل هذا الزمان وبفضل هذا الوقت بيد أن ربنا سبحانه وتعالى أطلق هذا الأمر في الأيام الباقية أمة الإسلام من وجد الساعة حتى إلى وقتنا هذا ولم يباح الله سبحانه وتعالى ففي الوقت ساعة ففي الوقت فسحة فليتبع إما اليوم وإما غدا إن شاء الله تعالى لأن هذه الأيام الثلاثة أيام التشريك أيام أكل وشرب وذكر الله عز وجل استعينوا بهذا الأكل والشرب على ذكر الله سبحانه وتعالى كبروا الله بجلوه عظموه فإنه أكبر فإنه أعظم فإنه أرحم الراحمين فنسأل الله الرحمن أن يوفق إخوان الحديث بحج مبرور وسعي مشكور وذنب مغفور وعمل متقبل وأن يجعل جزاءهم الجنة كما جاء من حديث أبي رضي الله عنه وارضاه وأن يشدنا معهم في الأجر وأن يوفق من لم يحج منا حتى يحج حجة فريضة ومن قد حج وسبق له الحج أن يساعده على أن يعيد الحج تطوع أن يتطوع بهذا لما جاء من حديث طلب بن عبيد الله إلا أن تطوع فمن تطوع بهذا فمن تطوع خيرا فهو خير الله هكذا استحسن ربنا سبحانه وتعالى ونسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى وهو لا ذلك قدير وبالجمال جدير ونسأله سبحانه وتعالى أن يجعل وإياكم ممن يستمعون القول ويتبعون أحسنه اللهم ربنا أعز لسوال المسلمين اللهم ربنا أعز لثوان المسلمين اللهم ربنا أعز لثوان المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا انتكن لبرك المستضعفين من المؤمنين والمغنى في كل مكان اللهم انصر المجاهدين في سبيلك حقا في سائل أوطان اللهم ربنا خذ زمام هذه الدولة لعبادك المتقين اللهم ربنا أصل أحوالنا جميعا وأصل أحوال نسائنا وأصل أحوال شبابنا يا أرحم الراحمين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمة الإسلام إن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وصلنا بنكته وسلف بنا قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلم صلوا على نبيكم الصادق المسلوب القائل في مقولات السيئة الثابتة من صلى عليه صلاة صلى الله بعشرة اللهم ربنا صلي وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا